الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام أضاف الله سبحانه وتعالى إلى نفسه المساجد تشريفا لبيوته وكل مسجد بني ثم أذن للناس إذنا عاما بالصلاة فيه صار ملكا لله ووقفا لله سبحانه وتعالى وقد سبق أن ذكرنا أن مسجد قبى هو أول وقف وضع في هذه الشريعة الغراء وقد شارك رسول الله صلى الله عليه وسلم أصحابه في بناء هذا المسجد الشريف ولهذا المسجد فضائل كثيرة وقد ذكرنا بعضها في الخطبة الماضية ولا نزال في ما جاء من فضائل هذا المسجد المبارك الشريف عن صاحب عن الله سبحانه وتعالى ثم عن صاحب النبوة وعما عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم من إكرام هذا المسجد وإجلاله منذ الكلام وقال فبالله تسوى المسلمين ẹni ọba rẹ̀dàrán láti bá àmà jẹ́kẹ̀ fún gbogbo ayé aláwọ̀ ìkẹlẹ̀ pẹ̀lú ànìyàn méjì ọjá sí àfáwà kẹwà pẹ̀lú ànìyàn àtàwọn òbí wa àtàwọn àtàwọn ayawa ẹ̀yà nẹ́sìn mú fi sọ fáwọn tó lọ sáájú wa oní ẹni àsọtẹ́lẹ̀ tó sọ fún àwa náà alìtàkùnlọ

ṣùgbọ́n mítàsí kan bẹ tó jẹ́ kó ńlá kọ̀kọ́ tí ó kọ́kọ́ nínú ìsìláàmù pọ̀lọ́ ń gbá nẹ̀bí dìde lójíṣẹ́ oná ni masjid kúrà wàkọ̀rọ̀ ṣárọ̀kọ̀ sàrásàrà sàhábà ò fi gìnà yàdà masjid sharif a ní ànàbí àti àwọn sàhábà àwọn ní ẹ̀nì ẹjọ́ kọ́ mọ́sálásí mọ́sálásí wá amri ibn auf tí ó jẹ́ ìyẹkan àwọn bànú ghanam ibn auf bí kúbà kùbáyì bí sí mẹ́dínà mẹ́lì méjì tí ó sí ànàbí bí mẹ́lì márùn ó ní kùbáyì wá sí mọ́sálásí ànàbí sallallahu alaihi wasallama ó sọ́rọ̀ ń gbọ́n mẹ́ 14 days 22 days 3 days 4 days alàtìláfin dàlì ilmi in tí ó tù dọ́mẹ́wà púpọ̀ wà kọ́ jẹ́bẹ́ra mọ́sálásí mọ́sálásí ẹ̀mà ni annabi wa sallallahu alaihi wasallama ojú oyo wa wípé mọ́sálásí min hadithi usaid àti saris dọ́jọ́ ni ṣùgbọ́n usaid náà gbẹ́rẹ̀ wa ibn Dawir al-Ansari kò ní àdífù kan táwọn àfá àgbámúkọ́ fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ annabi Hussein ló sọ́rọ̀ bá wọ́n sọ̀rọ̀ wípé Salatun fi masjidi Quba in ka umra. Ẹni èrò kẹtẹ́ yẹn bá kí mọ́sálásí Quba ládàá rẹ̀ bí gbèyàn ṣe bí di ohun ọfọ́ bá dẹ́dà ni. Àwọn àfọ́ àbáni sọ pé ní mẹ́jẹ̀mú. Mẹ́jẹ̀mú ni èròǹgbà mọ́jàmú kejì yàtàtọ́ harumin baitihi gẹ́bà sí sọ́njẹjọ́ àti inú ilé rẹ̀ ní ó ti sàlùwàlá tó bá jọra Mọ̀dínà àti ilé tó bá jọ wípé ọgbọ́dẹ̀ fúgbà díẹ̀ ni ibi ẹgbẹ́ sí onílẹ̀ rẹ̀ òtẹ́lì fẹ̀ẹ́dẹ́ sí ẹlòmíì mẹ́wàá Mọ̀dínà tí ó ní gbóòtẹ́lì yóò wà láàárọ̀ yóò fẹ́ para lálẹ́ mọ́sálásí àdẹ́bì tọ́sọ̀rù gbẹ̀rẹ̀ lè ti sàrọ̀lá tí ọmọ wà bọ̀rọ̀ mọ́sá sí gbà àrọ̀lọ́wà já lọ́nà àkùnrin ah, àpadà lé o alètòsí o gẹ́gẹ́ bó jẹ́ pé àyípadà nínú ẹ̀dà bá fẹ́ lọ kírùn ní mọ́sálásí láti mọ̀ pàdé sàwọn mọ́sálásí ṣùgbọ́n fẹ́ gba ládàá pé ládàá yẹn ti pé bá òun náà ni ìpara nẹ́bì sí mọ́sálásí ghaliban yawm as-sabt àwọn ọjọ́ saturday saturday wa hadha min 'adati abdullah ibn umar radiyallahu ta'ala anhu wa ardahuma abdullah ibn umar iman sebe tí ó lọ sí mọ́sálásí Kùbá saturday saturday tí wọ́n ń sọ fọ́wọ́ èyí pé tàbí bá máa mọ́sálásí

tí wọ́n ń ṣe jù náà ní kó fi ẹsẹ̀ rẹ̀ wọ́n fẹsẹ̀ ni wà sí mọ́sálásí kùbáyìn radiyallahu ta'ala anhu wa arda bákanáà Ànábì wa sallallahu alaihi wasallama gẹ́bẹ̀ sọ ọdún musulman bazar islamu hassan ó ń sọ ọlọ́rin àwọn kanáà sahaba ń aṣọ́kọ̀tí shams òòrùn yọ láàrọ̀ wọ́n wà yẹ̀ náà fílà ní masalasi ìkùdá ó ṣe lọ́n wárí wọn ọwà ni a ah, hadihi sọ̀látulẹ̀ àwàbí ìyìnà rọmọbọ́tìl fisọ́l àsìkò náà rí àwọn ẹni kànsá sọ́dọ̀ ọba dẹ́dà ní kòrò àti gbangba táìmù tí nígbàtí wọ́n yìnyàn náà fúnlẹ̀ lọ ní mọ́sálásí kùbá àwọn tí ó wá ń gbé kùbá yìí ibi tí a fi ń túbà tì sí ní jẹjọ òun ni inú ni bí ni tó mú ọ̀bà ní gọ́nàm ta sọ wípé ìyẹkẹ náà ni àwọn àti bànú amúrì ibn Auf Aufu lóbi gọ́nàm Aufu lóbi amúrì wọ́n ti wá pẹ̀ka irú mi bí lè náà lọ sí mú wọn lọ́rẹ̀ lọ́dí àpòpọ̀ pẹ̀lú àmànàfíkì Abu Amir Ar-Rahib tó ti kọtọlọ́n tànàbí tó sì wá bí ó ṣe dìtì ànàbí jẹmọ́ra àwọn tí wọ́n wá dáì tí ó jẹ́bà lọ amúrí wọ́n dá nínú wọ́n dá níta tí ó máa ṣe tí ń túnmọ̀ pé àwọn ẹni wọ́n tánú ọba dẹ́dà àkọ́kọ́ wọ́n gbà nẹ́bì lálejò sallallahu alaihi wasallam láìsí kí ní kan nínú wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ tòótọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n jọ pawọ́pọ̀ ọmọsálásí kùbáyẹni ṣùgbọ́n nígbà tí wọ́n súnmọ̀ àdọ́sà sálám jẹmọ́ kò sí ọ̀nà táà lè gbà di ọ̀rí ọlọ́run àfintọ́lọ́ fẹ́ ìnáà láàfidọ̀rẹ́ rẹ̀ o

ṣùgbọ́n só tún wá fẹ́ di ààyò omi ọ̀wà nílẹ̀ kò nígbò lẹ tí ó túnmọ̀ wá wà àwọn àṣìbọrẹ tí èyí sí dandan lọ́wọ́ rẹ̀ yóò tó wá mọ̀ fi kún ọ̀rọ̀ yàn àtà òhìbàwó tí ń fi wá nífẹ̀ẹ́ rẹ̀ pé in wọ́n wá di èèyàn gíga lójú ayé dr professor bẹ́ẹ̀ ṣe wọ́n wọ́n tí ẹni dr tẹ́lì professor yìí wọ́n ò tó bẹ́ẹ̀ wọ́n bọ́ gbangba mímbàrí wọ́n ò tó bẹ́ẹ̀ wọ́n bọ́ gbangba wọ́n ma wá ma sọ in tí wọ́n láwọn gbàgbọ́ tó yàtọ̀ sílẹ̀ bí wọ́n ma sọ tó rẹ̀ gẹ́ mọ̀ pé gbogbo ayé ní òní àà tán fílẹ̀ ní professorship ẹwàrí tí wọ́n dáa lé

ó sàlùwàlá yóò mọ́ra tí ó bá wá fẹ́ ṣe nǹkan àṣedájú jẹmọ́ra mẹ́sìn gbọ́ àṣedájú wọ́n sì nǹkan tí ó dá wọn lójú tó fẹ́ kí n fọba dẹ́dà ó farabalẹ̀ wọ́n wá ní sèsì kan ọ yàtọ̀ kìí sàṣejù a sọ ìyàtọ̀ tí mẹ́láàrin àṣejù àtò kí ni sèsì alistinja kí èyàn mẹ́rin omi fi mara nígbàkọ̀tọ́tàn àbọ́gbọ́sẹ̀ tó sì jẹ mùsùlùmí orí ènìyàn wà wọ́n lè kú ni wọ́n lọ haúsá ni ìtọ̀dé pure water méjì tó kú o náà ni wọ́n mọ̀dálẹ́ fine èèyàn lílò òkúta tó bá rí pé kó fi níbi tí omi táǹkó nìtọ́ ìtí jáde èèyàn ọ̀kan gbọ́dọ̀ ló nǹkan méjì kan eégún àti ìgbẹ́ ràkùnmí àgbẹ̀ màálù àgbọ́dọ̀ ló eégún yẹn oúnjẹ tàwọn àlìjànnú ni kódà gbogbo tá sọ́nù tàwọn sọ́nù pẹ̀lú bismillah àlìjànnú

ọkọ̀ tó fi tó wù wé lọ epo tí ó lò náà ni ó lò ó ní mi ègbéyàn ègbéyàn ní ègbéyàn ọ̀rọ̀ Nàìjíríà ò ti ẹ̀gbà kẹ́nìkan mọ́ sí sẹ́fẹ́nìkan alúgbọ́n lọ sí ẹ̀rọ ọ̀tí ẹ̀ ọ̀dá àwọn ìdájọ́ ìsìnjá ọ̀dà pípọ̀ ọjọ́ wípé wítírù lè yàn parí ẹ̀sì kọ́dà kò ti mọ́ tẹ́yàn bá lo nǹkan ilẹ̀ méjì tó ti mọ́ kọ́dọ̀ ó tún lọ lẹ́ẹ̀kẹta ọ̀dá àkọ́kọ́ sọ́nà àti Abdullahi Mas'ud kódà èèyàn wá sẹ́mẹ́bà tún rẹ̀ ní ẹgbẹ̀sẹ̀ ọlù pépà àbólú ewé ó sì dá lójú pé ó ń ti ayé kò sí ẹ̀kẹ́ mẹ́mọ̀ tọmọbẹ̀ tí ó bá padà kírun kò ní káàbà mọ́ ìsìnjáwù náà ìmọ́ra odidi lọ náà kí tó tó sọ èyàn fẹ́ tọ́ kò rómi ọ̀pọ̀lọpọ̀ náà mọ́ sí nǹkan ìlò tá bá dọ́dọ̀ asálàyé òkúta kéyìn ò dà ju kéyìn ò súnmọ́ gẹ̀nà lọ ọ̀tọ̀ ní táwọn tí bá ń wó èyàn mọ́ ó kí láfà wà ń dáwé èyàn lẹ́pọ̀ ìtànsẹ̀ ní pé omi ìpìlẹ̀ ní pé ká fi omi san ààyè inú àwọn arómi afẹ́lú pépà ká farabalẹ̀ kárí pé omi ìtán ṣùgbọ́n nínú àkọ̀tọ́nà bí kan wà ká jẹ́ ọjẹ́ pé ọdún màní ọjẹ́ 3 5 7 9 tá a bá ti e lo pépà àbá lo ewé àbá lo òkúta táà sì rí pé kí ní ìtì mọ́ omi ẹ̀kọ́ ọ̀jẹ́rẹ̀ wá padà mọ́ gbogbo tí mọ́mọ̀ nǹkan ti fàámú àṣẹ́bẹ̀ẹ̀ ní ìgbàtà àtọ̀mbádà àwọn kí ò lọ́yọ̀ à ìdíkà tó gbé omi kágbésẹ̀ tó lọ máa tábà mi à ní ìdíẹ̀mà kódà kò jẹ́ ti ojú kejì ìgbẹ̀sẹ̀ náà ni àti ara àánú ọlọ́run lórí wa ni ṣùgbọ́n wọn ará àkùbá tí wọ́n bá tọ̀ bá wọn tí wọ́n ṣe sìnjá tí a máa kí lóbi omi wà wọ́n tó tún omi fi mara wọ́n mara wọ́n tó tún omi lò ọlọ́run ọ̀pá dẹdẹ fún wa ṣùgbẹ́ sí wọ́n ẹsẹ́ aláṣẹ́jù báhùn náà wọ́n ẹsẹ́ aláṣẹ́jù yìí tí ó ń pè láṣẹ́jù òun ni kí n fẹ́ sálùwàlá mo mú mi báyìí mo sì báyìí tán ó fi mú vẹ́lù ó mú omi bó ṣe ń bọ́jú bẹ́ẹ̀ ni ń tí omi bojú bẹ́ẹ̀ àwọn mímú bẹ́ẹ̀ tẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ kí níyẹ ìgbàgbọ́kọ́ èèyàn lè mọ́nì mọ́nì tó rú ẹn tí ń ṣe èyẹ́ sì lè ní mọ́nì jẹ tí ń ṣe lọ ṣùgbọ́n nkẹ́kẹ́ nínú ara rẹ̀ tí ó mọ̀ sọ fún wípé kèètò ọ yàtọ̀ sáwọn ẹni ẹ̀kan kẹ́ẹ́sẹ̀ta ìgbàpọ̀ náà ti sọ fara àwọn ti mọ́kọ́ ṣùgbọ́n pé ah, ẹni náà ní ara ìmìnà lọ́rọ̀ kú jẹ́ ìfẹ́lẹ̀ ìkọ́ nínú àwọn sọ̀hábà a rí àwọn tó wípé wọ́n mú ìṣesí ìsáṣekìní torí ìfẹ́ kí à ń lọ kí ṣùgbọ́n nígbàtí tí sì ní ìṣẹ́sìn àbòsí ọ̀rọ̀ wá lórí wípé nǹkan yẹn kù díẹ̀ káàtù kọwa sẹ́m tí òpin tí ẹ̀ ẹn tí tí ẹ̀ tọ́wọ́ lọ́nà ókùn díẹ̀ káàtù ókùn tí ẹ̀ ẹn tó wá tí ẹ̀ tẹ̀lá ń sẹ skúsì tẹ́jọ́ wọn àkùbá náà ókùn tí ẹ̀ tààlàwẹ́ ni àkọ́kọ́ nínú wọn ni Abdullahi bin Umar radiyallahu ta'ala anhu wa ardahu Abúlá Umar ẹmọ́wò kẹwò, òní ọjọ́ Ṣàbán 29 lápẹẹrẹ. Ọ̀la, a ń wò pé tí wọ́n bá rí oṣù ní ọ̀lẹ́, ọ̀nà ọjẹ́ wà Ramadan, tí wọ́n bá rọ́sù yọ́jẹ́ dáti Ṣàbán. Abúlá Umar tó bá ti dìrú ọ̀la láti ìrọ̀lẹ́ ló ti mọ̀ gbójú sọ́mà kò sí kúrúkúrú sólò tíyà ọwọ́ adìjọ́ kejì wọ́n òrò sú olóòrí ẹlòmí ẹ̀dẹ̀kọ́kọ́ orí yóò ní sísẹ́mọ̀ fi pí àbáyì tí wọ́n fi rí òṣòṣù ní ṣàbán tí ẹ̀ náà yóò gbà pọ̀pọ̀ jẹ́ pé táàtì ní ṣùgbọ́n tí tọ́bá ti ń bí ìdàjí èyàn jẹ sàárì kí ló dé sí ní tẹ́lẹ̀ sọ ní pé tí kùrùkùrù bá gbójú ọjọ́ alúbì náà bẹ́ tó dákọ̀ kùrùkùrù tó jẹ́ pé wọ́n sùn yọ gẹ̀ẹ́ lérí ẹsọ Ṣàbáàn di 30 ẹ má bẹ̀rẹ̀ wọ́n Ramadan wọ́n wà ní kùrùkùrù ti jẹ́ excuse kí wá lọ mọ́ ẹjẹun kó sì ẹ̀fẹ́ kùrùkùrù ló oṣù tó sì ti yọ sóorí ni kò rí ṣùgbọ́n ìbẹ̀rù pé a àti gbọ́ ṣùgbọ́n àwọn tó rí báyìí kí ló fà tí ò fi di àléébù fún òpìpì lọ́bẹ̀. nígbàtàbí sì fẹ́ wá àwọn ará ilé rẹ̀ sọ pé ẹ̀ ọ̀bílẹ̀ ìjẹ́ owó ní kùrùkùrù wá ti gbójú ọjọ́ táàsì rọ̀sù yọ bẹ̀rẹ̀ àwẹ̀ ní tí wà sí kùrùkùrù olùbẹ̀rẹ̀ àwẹ̀ mọ́ sọ́ndọ́ náà lọ́rùn ó tilẹ̀ kan ọgbà pọ́ ń gọjú ní àlùwàlá nígbẹ̀yìngbẹ̀yìn kan ọba dẹ́dà sì gba ojú rẹ̀ nígbà tó kú díẹ̀ tí ó kù lórí pé à ń tí omi ìbojú mo fi sọ pé ẹni tí tiẹ̀ wá sọ́nà òkè okùn tiẹ̀ káwàpá sọ́dọ̀ àwọn ará kùbá kùbá yìí àti sọ fún àpé àlìsìnjá láyé jùlù sí ìlọ́nà máa bọ́dọ̀ lìsìnjá lè annáwó tó há ìgbọ́ra náà lónà

gbẹ́yàn lò yọ́ bẹ̀yàwó gbẹ́yàn haì yọ́ bẹ̀yàwó Ànábì sallallahu alaihi wasallama ọwà lè jọka jẹ́ hada min hadithi Jabir bin Abdullah radiyallahu anhu wa hadithu makhraj min Ibn Bazzar fi Musnad wa inda Imam Ahmad fi Musnad Imam Bazzar Imam Ahmad riwaya ti Imam Ahmad ne kaje alu o so ta ní sálámà yìí ẹ̀tí sálámà bá dé ó sọ́lọ́ ní táàníyàn ó ní anna ummu miligan èmi ni ìyá miligan tàbí ni mẹ́ni ummu miligan ta jẹ́ ìyá miligan ó ní ìyá miligan lẹ́tọ́jẹ́ wípé ákùlù láhmà ẹ̀rẹ̀ ìyàlì wọ́n àmọ́sù dámà ní sì mú ẹ̀dì èèyàn mi nínú ah, àlejò wà nílé oúnjẹ mi ẹran àrí èèyàn ni omi tẹ́mì máa mú lè ẹ̀dì èèyàn ni ṣe bẹ́ tí ẹran ń sẹ́ni ó ti yé wípé ẹn tí ń kẹ́lẹ̀ pọ̀yìn ó ní akọ ọba kí lọ́wọ́ fàtí ẹ mọ́ pé ní ibà kú níyà húnmà ó ní umu miridam a ní ìtumọ̀ méjì fún tí a bá ní alidama lédè lágbọ́wá kí nǹkan ọmọ ẹgbò èèyàn mẹ́lẹ̀ ọmọ wà fún ọ̀dọ̀ èèyàn nígbà tó bá wí èèyàn tán ìlìdáàmù nìyẹn wọ́n ni àfùlánú alidamatu lè humma hum hum ìbàrakó ìbà wa gbó mẹ́lẹ̀ ọlọ́ bọ̀rọ̀ alájúrù lọ́dọ̀ lọ́rọ̀wá àdọ́rb àṣẹ̀dìdì apákan níbi lájúrù ní ẹ̀tí mọ̀ tí ó bá gbáyẹ̀ ń sẹ̀ àbẹ̀lúyà ní nǹkan wọ́n ma pè ní ọ́nà lúdìm nítorí wípé bá yóò bí wa ha pẹ̀lú kòkó àti gbígbóná tí ti dé ẹni tí bàbá ń mẹ́lẹ̀ ìgbà wá ní òní ẹra ẹ̀yẹ̀lú máa jẹ ẹjẹ̀lú máa mú lè wọ́n nẹ́bí ọlọ́kàn kẹni ọ́ ó ń kálukú lọ máa sí láàánú tó máa ń fún wọn ní sọ́dákọ̀ èmi náà wá bọ́ ní wà nẹ́bí kí lè sí ní lálejò ìmìhàdì ìmìhìdáwù máa sọ̀kalẹ̀ ní kẹkùn ní pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ mọ́kànjú máa wọlé máa rà bá ìrìnhárì ilẹ̀ alìkùbá ẹ̀yìn ọya ọ̀rà kú mẹ́dínà dáun bó ṣe ń kí mi ẹ̀ǹkà àlejò rẹ lọ́rẹ̀ ìgbà lọ́dọ̀ àwọn ará kùbá bó ti bọ́ sí ilẹ̀ náà lọ́dọ̀ wọ́n kùbá a sì sọ wípé umm kùbá ojú ẹsẹ̀ ní bá ń lọ ìbá ń lọ ó dé kúbà kò fẹ́ sínú ilé kan tíbọ̀ tí mú wọn falamma wajadu hararataha wa shiddataha hummu jami'a gbogbo onígbà imú atan nabiyya sallallahu alaihi wasallam àtọ́rọrùn àti ìràkúrò ní àti kankan ní ẹbá ń wọ́bọ̀ májìlá nígbẹ̀dí mẹ́dínà wọ́n ni yá Rasulullah Olúkẹ̀lú, olúkẹ̀lú, kí é tí ó dùn ẹ̀bú ọmọ sẹ̀kùbẹ́ lọ máa tiẹ̀ wà ibẹ̀ ní àyàwó rẹ̀ wà ibẹ̀ ní àwọn kìníkà wà àwọn ẹni náà ẹnà mẹ́lìmú mẹ́lú náà ìkọwà tí bí lọ́wọ́ bá gbogbo amòmì ní ọmọ ni wá ọba dẹ́dà wá ní tó jẹ́ pé tí wọ́n fi ilé rẹ̀ nílẹ̀ wọ́n fi nílẹ̀ lórí ìpayọ̀ ọlọ́run kìí ṣe torí nǹkan mi torí ìtọ́lọ́run àhákò àǹtẹ̀kù mafẹ́ àríbí ibẹ̀ ni o ti máa kírò fún mi ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ káwọn máa wà ní mara pípọ̀ bóò sí ń wò mọ́un tí wọ́n bá fi ewé ṣe mara bẹ́ẹ̀fẹ̀ òkúta ṣe mara tí mo sì ti gbà bẹ́ẹ̀ tara wọn ti má tí wọ́n bá tó débi omi ọwà wọ́n lò omi tí ó ríru ọtọ́ bá ní kí wọ́n jẹ́ àlejò àti nǹkan ẹ̀panu fún ibà kò sí bí ibà ń ṣe lè lágbára tó wọ́n ní yọ omi lò tó bá sí ara

جاء في المسند إلى من عبد من حديث أبي هريرة رضي الله تعالى عنه أسلم صلى الله عليه وسلم صحابا جدا صلوات ربي وسلام عليه وانتقل فجاء عربي لبرك كوادي ورسع وركوكا ونوى داسي أنا بيواني لبرك ونين أخذتك أم مليدام سيئة مليدامي سوكا سيوري ó ní wọ́mọ̀ ọmọ milgam ya Rasulallah ta ní jẹ́ ọmọ milgam Ànábì ní ọmọ àrọ ọ̀rọ̀ tún bẹ́ẹ̀lẹ̀ jíndì bẹ́ẹ̀lẹ̀ jíndì wà láhì in tí ń jẹ́ ọmọ milgam gbígbóná kan ni tọ́jẹ́ pé yọ ma fíìlì ẹ̀ láàrin ẹran àríyàn àtàwọ̀ àríyàn bí ìgbà tí wọ́n dáná mọ́yànlá wọ́n ni mọ́wọ̀jọ́tò àkọ́t ọ̀rọ̀bí ìyìn tó gbọ́ báwọn òṣè mìírí láyé ìbà ìgbọ́rí ìkẹsí rẹ̀gẹ́ òṣèlọ ni wọ́n ní àkọ́dọ̀kọ́ sùdá sí orí fọ́ọ̀rí ó ní àdúgbì ya rasulari kíni jẹ́ kúrò mafáyà ó sọ ní orúkún tẹ́gbìrìbò alàlè ìsáni fi ọ̀rọ̀ ọ̀fí ìsẹ́kẹni tí ó ma fààyàn ní agbárí tí ó ma lágún kú lábàrú okó ní àrẹ́bí lóòrùn tí ó sì ọ̀bẹ̀ ma wà játù ọ̀tí arókò yìí lábàrókò bá pẹ́yìnà ọfẹ́ máa lọ àbí wọ́n sọ fọ́rọ̀ sọ̀hábà man ahabba an yanzura ila rajulin min alin náà falyanzur ila hada ẹn bá fẹ́ wọ kan wọ ma ná látàyé pé ilé yìí sì wọ́n náà ọ wá ní máa ó tún ní túnmà torí pé nǹkan méjì ti kó sínú ara wọn kálọ̀ ọmọ lọ́wọ́ gbogbo ẹn tí è bá ti sàárẹ̀ kọlọ̀ worú iṣẹ́ tí è dí ẹsẹ̀ rẹ̀ o iṣẹ́ tí wọ́n máa ṣe sọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ lè bá fi dí ẹsẹ̀ rẹ̀ tọ́lọ̀ ti dá wa mẹ́ẹ̀sẹ̀ àà kó ṣe kọ́ yá mọ́ jílòrù kọ́ mọ́ pàjẹ ohun ọ̀pọ̀lọpọ̀ sọ́dápọ̀ ọ̀pọ̀lọpọ̀ tìlátùl Kùránì nítorí wípé ó sì ọlọ́mbanilà mẹ́lẹ̀ pé in ti ń ṣe wáyì kọ́nà fún Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala min alamati alil iman wa alil janna orí sífẹ́tẹ̀ wọ́n ẹni tí bá sábà máa ń dà láàmú tí è sí tó sì jẹ́ mùsùlùmí òdodo tí ó pa nǹkan mẹ́pọ̀ mọ́ bá dẹ́dà ara àpẹẹrẹ àwọn tọ́lọ ń gún ní máa nínú wa tí wíwá ìjẹ̀ náà wọ́n sì yá ní lọ́wọ́ kọ́ sọ pé nǹkan báyẹ̀ sọ ìtumọ̀ ń tọ́nà bí sọ ni pé kọ́rọ̀ rí ọmọ jà sí ìyà ẹgẹrẹ mìtì lọ̀rọ̀ rẹ wà torí tí wọ́n máa fi pẹ̀sẹ̀ rẹ inú òsì fọ́ yìí èyí ó sì wà tí ò ní máa sáré àṣí ààrẹ tàn ṣe àṣí àánú ni látọ̀dọ̀ ọba dẹ́dà torí ìkíni láti máa fi fọ̀wà mọ́ níbi àìrìn orí ọmọ mi yóò sì rí bẹ́ẹ̀ ó sì ọlọ́run ti làmọ́lẹ̀ fún wípé ìdá ahabballahu qauman ibtalahum tọ́lọ ń bá ti nífẹ̀ẹ́ àwọn ẹ̀ẹ́kẹ́ ẹ̀bá fi àdẹ̀wò kan àdánwò ń sì lọ́pọ̀lọpọ̀ fi kẹ ẹlòmí tọ́pọ̀lọpọ̀ fi dolórí búlátara rẹ̀ ṣe wọ́n nìkan ní nìkan kíni ẹbá àti ní ọmọ family house ẹbá ní ọmọ lọ sẹ̀zámù ọ̀run ẹbá ní ọmọ sọ̀fẹ́ ìbò ti kọ́lé orísìsí láwọn ọmọ sọ́lọ gbogbo wa ààrẹ dáadé kí wá ṣe dẹ̀dẹ̀ ní kọ́ jí ààrẹ nìkan ẹni tí èbá wá sáré mọ́ ní orí sí ẹni ọlọ́run bá ń fún láàáfíà ṣe wọ́n min alin náà la lẹ́sẹ̀ min alin náà yóò ní nǹkan ní ìtọ́lọ́run máa fi dí fún ṣùgbọ́n tó bá jẹ́ pé ó lè bẹ́ẹ̀dẹ̀ kọ́ sọ pé ayé òun lọ kó fi lè jẹ́ wípé ọ̀nà àbáyọ wà fún wa níbi àwọn ibi tá ń kù sóńtàn ìmáàmù ní ọmọ ẹkẹ́ ní ẹlẹ́à ní bẹ́ni òkú bí ilé òkú bí bẹ́ni òkú ọrùn ilé òkú bí àwọn ará àkùbá yìí wọ́n wá kánú ọlọ́dẹ̀bí wípé kò sírú àárá tó lè mẹ́rẹ̀ sí wọ́n kò sírú òtútù ọ̀rùn wọ́n rí pé àwọn mọ́ra ní ìmọ́ra tó kí èyàn balẹ̀ wípé àà ìbádà tí bá fi mara ìṣe ọlọ́run ọgbà ó sọ́lọ́ wa ni ara ti ní gbé àdẹ̀wò àdàgà irú rẹ̀ tó wọlé tọ̀ wáyì kọ máa lọ sọ́dọ̀ yín kúbá mọ́sálásí tipẹ́tipẹ́ kọ́dà ojú mọ́sánásí ànìyàn lọ ní kíkọ́ sallallahu alaihi wasallam kúbá àwọn tí wọ́n ń gbébẹ̀ tí ẹjẹ́ bà ló amrik na auf ẹni ìtànú ọlọ́nà fún ọba dẹ́dà oòrìyìn wọn inú alùkùránì bákanáà láàdá tí ń bẹ fún pé mo kírùn bí bagbàládà 1,500 èyí tó wá fún kúbà o náà ni dédé umrọ umrọ náà pẹ̀ka bóńkàlùkú sí sí ti ọ̀tọ̀ọ̀tọ̀ ìntọ́nà sí fún kálùkú ọ̀tọ̀ ṣùgbọ́n nẹ́bì ni dédé ka umrọ ti ni bí ìgbà téèyàn sí umrọ kan fọba dẹ́dà ọbẹ̀dẹ̀ lọ́wọ́ mọ̀ bí ládá yóò sì fi ni yóò sì pọ̀tù lọ sí Mẹdínà ká lọ rí bẹ mọ́sánásí àrùsáwò ká tó wá láàfẹ́ lórí ibẹ̀ bò míwò táà sì lẹ́rì lórí rẹ̀ ibi méjì tàn Uhud wà Kúbà Uhud àti Kúbà lẹ́yìn rẹ̀ àríwò yẹ lókù ah ibi tí ó ti dìnà dànà bíire ha ibi tí ó ti ṣe báyìí fánà bíire ha in tó sì fà ní pé nǹkan pìlẹ̀ ẹ̀sìn ìbẹ̀rẹ̀ àwọn méjèèjì afẹ́ lórí sálámà sáwọn ṣùwàdáwù Uhud àwọn tí wọ́n pa sí Uhud táà sì pínlẹ̀ ní àǹfààní àti lọ rí bẹ sàréwò jẹmọ́ nílẹ̀ yóò bà lẹ́nì tẹ́fà kan bá ń sọwọ́sì fún ipé tọ́pìkì wa ní ziyaratul qubur ká lọ bẹ sàréwò ṣe yóò yẹ tí àdékà lórí wọn látò lọ bẹ̀wò wọ́n kọ́ agbọ́dọ̀ lọ rí máa sálámà sáwọn tí wọ́n sì mọ́ tó sì jẹ̀ pẹ́ náà máa mẹ́ta bá wọ́n wá tó sálámà sí wọn tó kí wọn ní ọ̀dán sálámà ọba dẹ́dà ó sì àwọn nǹkan fún wa kọ́ máa jẹ́ mà nínú ẹ̀sẹ̀ àwọn aláǹfààní àti lọ sálámà sí àwọn ṣùgbọ́dá nígbà tó jẹ́ pé náà ni wípé nẹ́sàrùn lọ́hàlànà wọ́n lápùlù àáfíà àtàwà àtẹ̀yìn kọ́nà ó jẹ́ àjọ lálàáfíà òkú ló ní ìdí wa àwọn ò ní ìdí títí ẹ̀ torí wípé kò sí tó òun sí mọ́ tàwà lọ gbàgbọ́ bẹ́ẹ̀ di sí lẹ́lẹ́mí ìgbà wípé nǹkan mímẹ́kọ́ olé mi torí bàbá òun tẹ̀lé òun kì àbàbà mi àbíamá ni wọ́n ẹni mẹ́rin ẹun bí n bá wọ́n ìbá ìmòrí ẹ̀ ó sì sọ kí wọ́n tó lọ wọ́n ní ká màá ní bọba tí ó wọ́n láyé mìíràn máa rí wọ́n lè sọ bẹ́ẹ̀ lójú ayé wọn bó ṣe yí wọn ṣùgbọ́n dáni nábi sọ fà ní pé òkú ti wà lọ́dọ̀ ọlọ́njọ́ ọlọ́ndàpọ̀ ọlọ́njọ́ ọlọ́ndàpọ̀ lò wà fún ìrònú rẹ̀ jálẹ̀ wọn lò wà fún ìbínú rẹ̀ ìwà àmà àwọn ọlá tí bá wá ní sẹ́ájínú baitil maqdis ṣehidun ẹn bá ń tọ́jú mọ́sálásí jerusalemu gbogbo bàtí bá ti ń kú báyìí sàtíkẹ́ẹ̀tì pé a jẹ́rí ẹ̀ pé tí a ló se tó fi kó láyé wọ́n mọ̀ sí lílọ ibi tá ń bọ̀ náà in kẹ́rẹ̀ fún bàkíyà sánàstẹ̀lẹ̀ òfin bayani wọ́n tàbàkọ̀ min tawdihi gbogbo bí ọdún tí ń bá wà fi alọ́kànbalẹ̀ wọn ìlú àfilé ọlọ́mọ́jì ọ̀dàrú gbogbo ọtí ẹfẹ́ dàrú ọbàdẹ́dà afàwọn náà lè ọlọ́pàá fọ́tún ọlẹ́mìí orílẹ̀-èdè kẹsì rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́ ìsìláàmù wípé ìsìláàmù ní ìdá ìlú ìrú ọbàdẹ́dà afàwọn náà lè ọlọ́ ìwọlọmọ nǹkan tó yí ẹnìkọ̀ọ̀kan wọn jẹ́ ojúmọ́ nítorí wípé bẹ́ẹ̀ sí ń parọ́ ma ní nǹkan ní ọmọ ṣẹlẹ̀ sí tẹ́rùtì ẹn tó ló bọ̀ wá pa àwọn torí wọ́n fi àjẹ àwọn kìrìyó ọ sọ̀rọ̀ tẹ́ ilẹ̀ ẹjọ́ ní ètí ìsù nílùú rẹ̀ 71 èèyàn ni a pa tí wọ́n mẹ́tọ́ parọ́ ní ànà sí jẹta èèyàn méjì nínú àwọn ọlọ́pàá tí èèyàn sọ́jà inú ẹpa ní White House ets àkọ́kọ́ ẹgbọ́pọ̀ ti ọ́fíìsì ìnà káàmùn tí ìṣẹ̀lẹ̀ so ẹmbá ti lọ́wọ́ ma dà wọn ọlọ́n láàmù ọba rẹ̀dà náà yóò ma bá ní bẹ́sí wọn jẹmáà àsìkò tá wà yìí àsìkò tá gbọ́dọ̀ pọ̀ ní ìbádà sọ́dọ̀ bà dẹ́dà ọlọ́run tóòtọ́ lẹ́bí sọ pé ẹmbá dúó déédé lásìkò kàhíjìrọ̀tìn ìlẹ́yìn alẹ́ ìbára tó fẹ́ láàdá tí ń bẹ̀m̀bẹ̀ láàdá ẹni tó ṣe ìjírọ́ láti Mẹ́kà wá sí Mẹ́dínà wá bẹ̀mì ànábì ní Mẹ́dínà ìntọ́lọ̀ ọbọ̀ fún tí ọmọ fún un in tó tóbi lọ́wọ́ fún lásìkò yóò ẹjọ́ kásàgbò déédé ìní tí ọrẹ ẹ̀nìkọ̀ọ̀kan wa ọba dẹ́dà yọ́nú sí wa yọ́nú sí nǹkan wa sì jẹ́ àpàdé rẹ̀ خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونا تذهب كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد بين لنا رسول الله صلى الله عليه وسلم ما لمسجد كبا من فضائل جاء هذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يأتي مسجد كبا كل سبت ماشيا راكبا أو ماشيا وكان عبد الله ابن عمر يفعل ذلك لكنه غالبا يأتيه ماشيا حتى وإن سوعد بحمله على دابة كان يمتنع عن ذلك اقتداء برسول الله صلى الله عليه وسلم أمتنا ما هذا المثل الفضائل وقد صرح رسول الله صلى الله عليه وسلم أن أجر من صلى في مسجد قباء صلاة نافلة فريضة كانت أو نافلة فإن أجره أجر أمرة كاملة جاء هذا من حديث عبد الله بن مسعود جاء هذا من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وأرضاهما بل جاء من حديث أسد الضعيف قال أنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة في مسجد قباء كعمرة وهكذا الصحابة صلى الله عليه وسلم يتسابقون إلى أن يصلوا في هذا المسجد الشريف أن رسول الله صلى الله عليه وسلم رأى أناسا من أصحابه يصلون يصلون فقال لهم لما وسلم عليه لما زارته أم من دم أي الحمى في بيته وطلبت من رسول الله صلى الله عليه وسلم هدية أمرها رسول الله رسول الله صلى الله عليه وسلم بإيدائه إلى أهل قباء جاء هذا من الحديث جابر بن الله رضي الله تعالى عنه أخرج الإمام أحمد في المسند ومن بزار في المسند أن أم ملجم أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله أن أم ملجم آكل اللحم وأمس الدم فقال الله صلى الله عليه وسلم ماذا تريدين قال أريد أن أصيب منك فقال فأمر صلى الله عليه وسلم إن أبي إلى آل كباء فتوجهت إلى كباء فلما وجدوا فلما حموا جميعا وجدوا حرارة الحمى أتوا النبي صلى الله عليه وسلم شاكين إليه أحوالهم فقال صلى الله عليه وسلم ما شئتم إن شئتم دعوت الله لكم فخشى عنكم وإن شئتم كانت تطهيرا لكم فقالوا جميعا بل نسجر لتكون تطهيرا لنا رضي الله تعالى عنهم أجمعين بارك الله لي ولكم في وسنه ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا Thank you. الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الله المصطفى عباد الله اتقوا ربكم في السر ولا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن الله سبحانه وتعالى إذا أحب قوما ابتلاهم وقد أثنى الله سبحانه وتعالى على أهل القرى لقوله تعالى لما السجن أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أمتنا وقد أكد رسول الله صلى الله عليه وسلم أن المرض تطهير للذنوب ومكفر لها جاء هذا من حديث أبي هريرة رضاك رضاك أخذ من عمل في المسلم بإسناد صحيح أن رجلا أن عربيا أتى النبي صلى الله عليه وسلم فصلى صلى الله عليه وسلم هل أخذتك أم ميلان قال وما أم إلا يا رسول الله قال حرارة بين الجلد واللحم قال ما رأيتها ما وجدتها قط ثم قال صلى الله عليه وسلم ولا أخذك الصداع قال وما يا رسول الله قال عروق تضرب على الإنسان في رأسه قال ما وجدت يا رسول الله فلما ولى الرجل رشفا لأصحابه من سره وفي رواية من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا فقد أثنى الله سبحانه وتعالى على آل قبى لجمع بين الاستنجاء والماء إذا استنجوا بأي شيء من المطهرات فإنهم يتبعون ذلك بالماء فأثنى الله عليهم لأنهم يتحملون هذه المشقة وحرارة الأمة الشهادة رسول الله صلى الله عليه وسلم الأمة وأدلها إليهم ثم ربنا سبحانه وتعالى تقبل ذلك منهم وطهرهم بما جاءهم من المرض تصديقا لكل صلى الله عليه وسلم إذا حب الله قوما ابتلاهم فنسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعل وإياكم ممن يستمع القول فيتبعون أحسنه اللهم ربنا اعز لسوى المسلمين اللهم ربنا اعز لسوى المسلمين اللهم ربنا اعز لسوى المسلمين ودمر اعداءك لا الدين اللهم ربنا دمر اعداءك لا الدين اللهم ربنا كلنا معينا ونصيرا وانتقم لبرك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجند في سبيلك حقا في سائر الاوطان اللهم ربنا قنا من منكرات الاخلاق اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أرحم الراحمين آمنا ربنا بما أنت اهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعملنا بما لم أهله فلا نعلم الذنوب والمعاصي يا أرحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله واعلموا ان ربكم سبحانه وتعالى امره بامر بدا في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصدق المصدوق القائل في مقبرة صلية ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم just label as errors.